الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى لقد آن وقت التقوى عباد الله فإن الله سبحانه وتعالى قد أظهركم ما هو قادر عليه من العذاب فإن الناس عباد الله في هذه الأزمنة يشتكون ويتضجرون ولكن رجوعهم لا يكون إلى الله عباد الله فإن الأسعار قد غلت وهي من الله تعالى عذاب من الله لكي يرجع عباد الله إلى الله قال الله تعالى ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فهذه العذاب يا عباد الله فهي من الله تعالى لكي نتضرع إلى الله ونرجع إليه فها هنا يا عباد الله الناس ما زالوا في غفلة ولم يسلموا لقدر الله وقد قال الله تعالى ما أصابكم من مصيبة فهذه مصيبة من الله فلن يرفعها إلا الله قال الله تعالى ما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال النبي صلى الله عليه وسلم في حديث رواه ابن ماجه وصححه علماء الحديث يا معشر المهاجرين قال النبي صلى الله عليه وسلم يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركهن لم تظهر لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا ولم ينقصوا المكيال والميزان ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم وقال النبي صلى الله عليه وسلم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله وتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم عباد الله فلن يرفع عذاب الله إلا الله سبحانه وتعالى قال النبي صلى الله عليه وسلم لما جاء إليه الناس فقالوا اشتكوا إلى رسول الله صلى الله عليه وسلم أنه قد غلت الأسعار فسعر لنا يا رسول الله يظنون أن الأمر بيد رسول الله صلى الله عليه وسلم خير البشر فقال النبي صلى الله عليه وسلم مؤدبا مؤلما فقال صلى الله عليه وسلم إن الله هو المساعر إن الله هو المساعر القابض الباسط الرازق وإني, وإني ما يهمني لأرجو أن ألقى الله وليس أحد منكم يطالبني بمظلمة في دم ولا مال عباد الله ففي هذه الأزمنة ينبغي علينا أن نرحم أنفسنا أن نرحم أنفسنا عباد الله بالرجوع إلى الله والرحمة بيننا وإعطاء الآخرين وبذل اليد إلى إلى إلى إلى الجار إلى الجوار والرحمة بين الناس عباد الله فكذلك عباد الله ينبغي علينا أن نستكثر من الدعاء لأنفسنا ولأهلينا ولولاتنا ويا عباد الله عباد الله احذروا من الدعوة على السلطان احذروا من الدعوة على ولاة الأمور فإن هذا من الله سبحانه وتعالى فإنما مقتضاه أن نرجع إلى الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ayin Ọlọ́hun bá subhanahu wa ta'ala a sì wáyìn lọ́wọ́ rẹ̀ a tọrọ alékùn kí àti gẹ́lọ́wọ́ bá fún annabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé o ibadallah ẹjẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìjìyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala in lè kan sí lójoojúmọ́ ni ìfọ́núfọ́rọ̀ àwọn èèyàn ìsìn ga sí lójoojúmọ́ ìsákò níbi kádàrọ ọlọ́wọ́ tí wọ́n rò wọn lè sá so ó tún lágbára sí lójoojúmọ́ ni ibadallah ibadallah gbogbo wa gbogbo wa náà láti rí gbogbo wa náà láti ń gbọ́ kódà gbogbo wa náà ló ti ṣẹlẹ̀ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ibadallah nínú bí nǹkan sí wá nǹkan wa ibadallah eléyìí jìyà ní látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀kọ́ sí yálà ìbádàlá in tẹ́rì lọ́dọ̀ àwọn èèyàn wọ́n wọ́n pé à ah, olórí kẹni olórí kẹni olórí kẹni ń ṣe pé àyín ah, táwọn wà máa sẹ́nsì àwọn wà máa wá takò olórí ẹni àwọn òdìdé àwọn òdìdé protest àwọn òdìdé ìfẹ̀hónúhàn ní pé gbogbo eléyìí òdùnmáwọn nú ìbádàlá ẹ̀rẹ́ lómi ọ̀nà tó fi fẹ́ bájú ìjìyà ọlọ́wọ́ báyìí so ní pé pé àwọn ẹlòmí nínú àwọn tó jẹ́ àìmà masajid ó ti múra kútúbé pé tí ó sì fáwọn ẹlòmí lónìí àbáwọn ọ̀rọ̀ burúkú tí ó sọ sí wọn ìbádàlá látara pé in tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala abúlá bá fi kanya kò sẹ́ni tó lè gbé okú àyàfọ́ lọ́wọ́ bá eléyìí ìjìyà ní látọ́dọ̀ ọlọ́wọ́ bá nítorí àwọn ẹ̀ṣẹ̀ wa tá bá ń kàtà nílé kàtà ibadallah ibadallah ẹbọ gbalẹ̀ ẹbọ àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala torí ẹ̀ pa àwọn al'ummami rẹ̀ ó gbalẹ̀ ìbárọ̀lá ìfẹ̀sìn ọlọ́wọ́ bá ṣe yẹyẹ ó gbalẹ̀ ìmú annabi sallallahu alaihi wasallam ní nǹkan yẹyẹ ó gbalẹ̀ ìfi ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìjẹwọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́ ó gbálẹ̀ ìjẹrìbá tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sẹ́bílé ó gbálẹ̀ ìjẹ haramu ó gbálẹ̀ zina ó gbálẹ̀ ibadallah a sì ń rò pé nìkan ló ń fi àjẹwà tó yàtọ̀ sí Ọlọ́run bá ibadallah in tẹ́yà lè ṣe fáwọn olórí oníkó sàdúwà fún wọn o ibadallah àti pé ibadallah ṣe àtìkò tí tó ní sásìkò tí tó ní tápadà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìgbàwólá tó fẹ́ gbọ́nà ìgbàwólá fẹ́ tíráì Ọlọ́run Ọba ó ti tíráì eléyìí ìwọ ló dìbò fẹ́lẹ̀

Hajjaj ibn Yusuf ìkannú àwọn olórí tó burú jáyìn tí a bá lè yàn burú understatement ní ibadallah ó pa àwọn èèyàn lọ kódà ó pa nínú àwọn sàábí annabi sallallahu alaihi wasallam olórí ni tó burú safak a máa ta ẹ̀jẹ́ ẹlẹ́ ní takuta a máa ta ẹ̀jẹ́lẹ̀ nítakúta a máa pa wọ́n èèyàn a fìyà jẹ wọ́n Ibadallah òun kankan fúnra rẹ̀ máa wá ń sọ fún àwọn èèyàn pé ọlọ́run máa mọ̀ gẹ́mi wá fún Anas ibn Malik radiyallahu anhu àwọn kan wá complain fún pé ah gbogbo ní ṣẹlẹ̀ yìí anẹ́sì ní ah, ìgbà kan ò ní wá bẹ́ẹ̀bẹ́ padà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ìgbà kan ò ní wá àyàfi tó ṣe pé yìí tí ó bá wá lẹ́yìn rẹ̀ yóò burú jù lọ ẹ̀rin ah, tí wíwá hajjáji ń ṣe alhassan albasri ní a ah, ìyà ọlọ́wọ́ bá lélẹ̀ yìí ẹ lè fi ìdàgbé ìyà ọlọ́wọ́ bá kó lórí yín ó túnmọ̀ pé ẹ lè fi kẹ́ jà kẹ́ wá jagun kẹ́ wá fi gbé ìyà ọlọ́wọ́ bá kó lórí yín ibadallah a máa ti ìgbẹ́sẹ̀lẹ̀ yóò àti ìgbẹ́sẹ̀lẹ̀ yẹn ibadallah gbogbo ẹ gbogbo ẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wá ń yọ sáwọn èèyàn lọ́nà tí wọ́n rò gbogbo bí tí wọ́n ti rò pé wọ́n wù di farj Ọlọ́run Ọba sì di dúnàhù yàtọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀kọ́ lẹ́lẹ́yìn fi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń fẹ́lẹ́yìn kọ́ wa lẹ́kọ́ ni wàtíbà tí wọ́n náà ti ń dìbò yóò tún Eh, yóò ni wọ́n dákẹ́mà yóò bẹnu àtẹ́lù wọn pé ah, àwọn ìdìbò tí wọ́n wọ́n dákẹ́mà tọ́ ìwọ tó ń dìbò ń tọ́ ìwọ tó ń dìbò tí wọ́n kọ́ ìwọ náà kọ́ ló padà ṣépè fún ẹni tí ó dìbò fún ìgbà tí ó kú ìgbà tí ó náà ló tún àtúmà sàdúà fún ibẹ̀lẹ̀ lómi ó tún sí ríyàn lálábòsí ah, àdúà wọn wá ń ṣe tí a ń jẹ́ àwọn mẹ̀kúnnù eh, ṣépè ní ó ràn ibadallah ibadallah alásìkò ti tó àsìkò ti tó tá padà lọ sọ́dọ̀ Ọlọ́run báwọ̀ àsìkò ti tó tá mọ̀ pé ìjìyà wa àtọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ló ti ń wá ẹ̀kọ́ pọ̀ gẹ́ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ibadallah ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí gbogbo ẹni tó bá rán kẹkún ó pàdé Ọlọ́run bá tí ó kọ́ òun náà ni pé at-taslimu li qadarillah ìjùpájú sẹ́lẹ̀ fún kádàrọ Ọlọ́run bá ibadallah a lè sá fún gbogbo nǹkan Ọlọ́run bá sì ti kádàrá rẹ̀ gbogbo nǹkan Ọlọ́run bá ti kádàrá rẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala so Ọlọ́run bá sọ pé awalamma asabatkum musibatun qad asabtum mithlaiha qultum anna hadha ọlọ́wọ́ bá ní tí mùsíbà bá kẹwa wọ́n ni anna hadha bó lè ṣe wà tí bá wọ́n ni bó lè ṣe jẹ́ ó dà lórí ni ó dà báyìí ni ẹwà máa ráwọn èèyàn fi ráyí wọn mọ́ wá àyàfin tọ́lọ̀ ọba sọ nìkan oríṣiríṣi èyàn wọ́n ma ní ó lè ṣe yá ẹni báyìí báyìí ló lè ṣe àyàfọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan ọlọ́wọ́ bá ní kul huwa min indi anfusikum sọ fún wọn pé ọwọ́ ara yín lẹ fi fà sọ fún wọn pé ọwọ́ ara yín lẹ fi fà ibadallah gbogbo àdánwò tó bá ń ṣe wá ọwọ́ ara wa la fi fún àwọ́ gbogbo àdánwò tó táa bá ń go through ibadallah ọwọ́ ara wa láfi fà fúnra wa tẹ́lùmí o bá tún sálàyé ọwọ́ ara láfi fà yìí ibi ìgbò ni ó tún sọ sí àwọn ayà kùránì àwọn èèyàn sì túta bẹ́yàn bá fẹ́ kó aljami'a aljami'a fi ma fún sírọ filintikọbát èèyàn lè kójọ àwọn tẹ̀fsìrì àwọn àyà kùránì táwọn èèyàn ṣe tẹ̀fsìrì rẹ̀ sí bí ìdìbò èèyàn fẹ́ lè kójọ torí pé ibi táwọn èèyàn ti fi hóòbù wọn sí nìyẹn wọ́n ti gbàgbé ọlọ́run ọba ìbádọ́lá ojóòwò ni ìgbà yóò lágbára tó táàmà pọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló sí wá ojóòwò ìgbàwó ni ó dáa ó ti ń lebọ̀ fa ìbádọ́lá ó ti ń lebọ̀ tó fi délẹ́wò yìí ìgbàwó látò mọ̀ pọ́dọ̀ ọlọ́run ọba ló ti ń wá ẹni olórí kẹkẹkọ́ ibadallah ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ibadallah kádàrá ọlọ́run ọba ni o àti ìjì alátọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ni walaqad arsalna ẹ ma gbọ́n tọ́lọ́wọ́ bá wí o ọlọ́wọ́ bá ní fa'akọ̀dnáhùn bilba asá amúwa pẹ̀lú yà wàdọ̀rọ̀ àti níra la'allahum yatadọ̀rọ̀un bóyá wọ́n rà bá ọlọ́wọ́ bá padà ọlọ́wọ́ bá láàmú wọn pẹ̀lú yà àti níra bóyá wọ́n rà bá bá ọlọ́wọ́ bá pẹ́tọ́ ó àrílẹ̀ ìbádàlá àwọn èèyàn lékún lẹ́sẹ̀ sí ni wọ́n wá rò pé nìkan ni ó gbàwọ́lẹ̀ nínú ìyà Ọlọ́run Ọba wọ́n sì rò pé nìkan ló mú ìyà yẹn wá tó yàtọ̀ sí Ọlọ́run wa ta'ala àwọn sàábé lọ bọ́ òjíṣẹ́ ọlọ́run ọba pé ah òjíṣẹ́ ọlọ́run gọ́lá síìr nǹkan wá lọ́jà àwọn sàábé wọ́n lọ bọ́ òjíṣẹ́ ọlọ́run ọba pé òjíṣẹ́ ọlọ́run nǹkan ti wá fasa'ir lana bá wa set prices yìí tẹ̀wọ̀n pé ń tẹ́lùmí náà rò nù ẹlùmí rò pé owó wọ́n

price kan se lámbà lásán ìbádàlá nọ́mbà tá a rí láàrọ owó kan se nọ́mbà lásán pé kan tẹwó sí náà ó yẹ kan tẹwó sí àìgbàtí àti wọ́n jẹun owó ló wákù tí wọ́n tẹ̀sẹ̀ gbogbo ọgbà yóò solution sì máa lékún

débi pé nára ẹ̀lẹ́ nóòtì ẹyọ kan báyìí nóòtì ẹyọ kan ní Zimbabwe òun ni 2 billion wọ́n tún tẹ̀ títí wọ́n tún tẹ̀ wọ trillion lóòtì ẹyọ kan ṣe wá ní nóòtì yẹn bá ṣe wá tẹ̀ tó kò sì ra àlùbọ́sà ní Zimbabwe 2 trillion nóòtì ẹyọ kan ni o

owó yẹn wá ó wá useless débi pé wọ́n tún wá ń kó ìjọba pọ̀ wọ́n wá fi ń ṣe apẹ̀rẹ̀ wọ́n fi ń ṣe basket fala hawla wala quwwata illa billah ibadallah ìpadà lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba ni solution ìpadà lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba òní solution ó ti ń dìbò láti 50 years náà ó rí kẹkẹ́ náà ó sì wá tíra Ọlọ́run ọba subhanahu wa ta'ala anábi sallallahu alayhi sallam sọ pé inna allaha huwa al-musa'ir ọlọ́run ọba ní sẹ́tì àwọn prices yìí kìí sẹ́ni kankan owó ìkẹrẹ sí nọ́mbà wọn ò kankan nọ́mbà sára owó ó ní tí ń ṣe bọ́n wákà gbé e lọlẹ̀ bẹ́ẹ̀ tán àwọn làwọn darí ẹ̀ bó ti wọ́n ti láì àwọn ti

gbogbo ìyà tó bá sì ń wá ọ̀dọ̀ ọlọ́run ní ti ń wá ó ti ẹ̀yẹ kíyàn ti rí láti jọ iná kópa àwọn èyàn kọ́kọ́ ga ìgbé àà ẹni yíò wà tún ṣe ṣe ẹ̀rá àwọn tí ó bù wọ́n ga ẹ̀ ní tèmi mọ́ sọ ẹ ẹgbẹ́ ìtẹ́lò bí ọ̀sán àwọn súnà wọ́n láwọn òdìbò kíní they don't know what is happening wọn ò já tí ká wá fílẹ̀ ni ìwọ́tọ̀ òdìbò náà ó náà ló ń padà ń ṣépè o amẹ́mí èmi so wá rí wọ́n tó tún wá dìbò náà ah, làwọn lè wọ́n ṣe báyìí a ní gbogbo ẹjá lọ máa kọ́ ẹnukọ̀ kama wá ṣépè fún wa tépè bá pọ̀ wọ́n jáwọ́ irọ́ ni o àgbépè bá pọ̀ ìlú lè tú ibadallá ẹjẹ́ ká pàyàn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallá kí wá ni bá dá àtọwọ́ ara wa ni o torí pàwà náà blabba jẹ́ pẹ̀lú ọwọ́ ara wa kéèsì yẹn kan ibadallah kéèsì yẹn 200 kéèsì yẹn 500 ara ibadallah ẹni kọ̀ọ̀kan wá ní ibadallah aláwọ̀kọ́ èyí tàà tí ń polongo rẹ̀ fún wa kápadà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá ibadallah ìdí tọ́lọ́wọ́ bá fi máa ń jẹ́ kí ìjìyà lágbára la'allahum so bóyá wọ́n lè padà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní so bóyá wọ́n lè padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ni so wọ́n ibadallah ẹ jẹ́ ká padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba má pè nǹkan àmì ìmọ̀ máa pè ọlọ́run ọba nìkan ṣoṣo má mórogún papọ̀ mọ́ ọlọ́run ọba tó bá mórogún papọ̀ mọ́ ọlọ́run ọba ìwọ fi ń fi ìyà jẹ àlùmà yìí ibadallah ẹnìkan pè gbólóhùn kan tí ó sì máa fẹ́ pààyàn lẹ́kún onísọ́nà ti ẹ̀ nífẹ́ àwa mùsùlùmí whereas àìmọ̀kan àìmọ̀kan ló jẹ́ kí ẹmọ́ sólé ìbáraláà tọ́nà ti ẹ̀mù nífà báyìí àwárélé ah, wọ́n jíwa gbé wọ́n ń pa wọ́n ogun ṣẹlẹ̀ ńlú wọn ìbáraláà Allah bá subhanahu wa ta'ala sọ fún Allah bá ní am hasibtum ọlọ́wọ́ bá ní sẹ́ ẹ̀rọ pọ́wọ́ aljanna ni am hasibitum an tadkhulu aljanna ẹni tí ń sọ pé sọ́nà tẹ̀ wá nífẹ́ àwọn musulmi báyìí ẹ̀rì palestine wọ́n pàwọ́ náà ní ibi náà àtúnú jẹjẹ gẹ́ àti sàlàyé fún apára náà ìlànfà fún àwá ọlọ́wọ́ bẹ̀ sábọ̀sí wallahi èyàn ó ní nípìlẹ̀ mi pé ọlọ́run ọba ìsábò sí ọlọ́run ọba ni am hasibtum an tadkhulul janna ṣé ẹ rò pé wal janna ni walamma ya'tikum kò sí tí ìwá bá yíò mathalul ladhina khalaw min qablikum àpẹẹrẹ rú nǹkan tó wá báwọn tó síwájú gbọ́

ọlọ́wọ́ bá ní ala inna nasrallahi qarib ẹ̀tẹ́ tí ọgbọ́ o àánú ọlọ́wọ́ bá súnmá àmẹ́yìn lẹ́ make sure pé ẹ̀ deserve rẹ̀ ibadallah ẹ jẹ́ ká padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ká padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá níbi ìjọsìn fún ká padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá níbi tá ma fi jọsìn fún ọlọ́wọ́ bá má fi tó wọ́ ọjọ́sìn fún ọlọ́wọ́ bá ibadallah nínú ẹni tí ń kó bá ilẹ̀ ń bí ìwọ́ tó ń fàdí àdádá rẹ̀ tó fi ń jọsìn fún ọlọ́wọ́ bá ni kí ní jẹ́ Laylatul Isra wal Mi'raj kí ní jẹ́ bẹ̀ ẹ̀rí dà pé Abubakar ṣe ìtọ́lọ́wọ́ ọbọ̀ ṣe lófin ìwọ́n náà ń ṣe yìí Ibadallah bákanáà Ibadallah páyà ọba ní gbésí ayé rẹ̀ padà lọ́sọ́dọ̀ ọba ní gbésí ayé rẹ̀ totally torí ibi tó ti dé ní àìbádàlá ibi tó ti dé ní pé bó wà láwó se là ìwọ mùsùlùmí bó ní wó se là ibi tó kù tó dé ní ẹ so padà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba níbi halali Ọlọ́run níbi haram Ọlọ́run Ọba níbi gbogbo gbésí ayé rẹ ìbádàlá bákanáà ká padà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú àdúwà pẹ̀lú àdúwà kí èèyàn máa bẹ Ọlọ́run Ọba kò sí kò sí tí ìfi ẹ̀hónú hàn kò sí tí ó mú wá mo ti sọ fún wa gbogbo ògbà tíyàn bá tọ́lọ́wọ́ bá bá ń fi ìyà kan jẹyàn tí a rò pé èyàn fẹ́ èyàn padà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá èyàn fẹ́ fi ọ̀nà kẹsẹ́ ni ìyà yóò dẹ̀ máa lé sí pẹ̀lú protest ni wọ́n fi se ń dábẹ́ ṣe rò pé bí tó dé lónìí tẹ́nìkan bá mọ̀ tí ó fi la ìlú ilẹ̀ tẹ́nìkan bá mọ̀ nǹkan tí ó gbà ẹrù kò ní ṣe alọ́lọ́run ní sẹ́ subhanallah بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله أولا وآخرا وأشكره باطنا وظاهرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله Let us go back to Allah subhanahu wa ta'ala. Let us pray to Him and cry to Allah subhanahu wa ta'ala. And when you see that uh, people still persist in their wrongdoings, then Allah subhanahu wa ta'ala says, يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتريتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون Upon you is yourself and you can't rectify the people again you try to rectify the people but when you can't now rectify yourself focus on yourself how can you be saved and you go and meet Allah subhanahu wa ta'ala because ibad Allah Ibad Allah, these are times of great fears, Wallah. These are times of great fears. Because when something of the dunya is affected, Ibad Allah, it can lead to being affected in the deen as well. So how do you save yourself, Ibad Allah? Go back to Allah. Go back to Allah in worshiping Allah alone. Go back to Allah in worshiping Allah with what He legislated alone. Go back to Allah in abandoning what Allah does not want. Go back to Allah in doing what Allah necessitates on you. With this, whatever whatever happens, Allah subhanahu wa ta'ala will save you. Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha maulaha. Allahumma ahsin lana dinana alladhi huwa ismatu amrina wa وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر ọlọ́run dákun dákun tó wà lára ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá dákun jẹ́ kí nǹkan rọrùn fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá dákun àwọn olórí wa dákun bá ara wọn ṣe lórí dáadáa ọlọ́wọ́ bá dákun gbogbo tí ó mú ìdẹ̀ra bá wa dákun ṣe rọrùn fún wa ọlọ́wọ́ bá dákun àwọn ẹni eré ọlọ́wọ́ bá dákun bá kó wọn tì wọ́n àwọn decisions tí ó ma kó dáadáa bá wa ọlọ́wọ́ bá àbí àwọn ẹrú rẹ̀ pẹ̀lú aburú ọlọ́wọ́ bá dákun bá wa kálẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa

ìyá lálùkìyàmà dákun ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbé ìrọ̀rùn rẹ àti ìdẹ̀kùn rẹ fún wa allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammadin wa ala ali muhammadin kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid